gbáyàrí so talikan again kí kan fi sọ́lá sí torí àwọn ìyáwà tàwọn bàbá wa náà ni wallahi àwọn ọ̀rọ̀ ẹmọ ń wá ó mọ́ ń dábí kí ẹmọ sọ wọn ni pé ọkùnrin kan sọ ìsọkúsọ kan láìpẹ́ ọkùnrin ìsọkúsọ ìlẹ̀nu ẹ kí yẹn clear e. nítorí gbogbo àwọn ìyáwà àtàwọn bàbá wa táwọn fà pé kan mọ́ lọ sí ṣọ́ọ̀ṣì bàbá tún rámọ̀ sọkúsọ yìí ńkọ́ bàbá tún rámọ̀ ríkúrí ńkọ́ bóòlù àṣẹ tún fẹ́ convince wọn again ọkùnrin yìí ó bá lọ ó tún lọ sí ṣọ́ọ̀ṣì àwọn sẹ̀lẹ́ sẹ́kẹ́ buhari àwọn musa ti ṣí ilẹ̀kùnrin kalẹ́ntì ẹ̀ òun ló kọ́kọ́ sí kí ní ìtìwà náà tàn ìwọ ló kọ́kọ́ lọ chọ́ọ̀chì ẹni tó jáfà tó lóun jáfà ò tó lọ sí chọ́ọ̀chì o nígbà tó lọ òun láwà ní ibẹ̀ òun náà lọ òun náà lọ bẹ̀ tẹ́lọ ń kọrin eléyìí náà lọ bọ́ kí ló sì gbọ́n bá débẹ̀ wọn lọ mọ́ ń kọrin Jésù náà bẹ̀ eléyìí náà débẹ̀ àfà ló pẹ́ arẹfà bí o munafiki là á mọ̀ sí tiwa bẹ́ẹ̀ ni munafiki ni bí Abdullahi bin Ubay bin Salul òun lọkùnrin yìí muhariban lidin walilkiyam wa munasiran lishirk walmushrikin ẹni tí ma ń gbógun ti ẹ̀sìn ní àti gbogbo àmàbádíwọ̀ ẹ̀sìn in sì ma ń ra àwọn kèfèrí lọ́wọ́ àti kèfèrí wọn ni ma ń sọ pé ẹ má bá wọn ẹlẹ́bọjà ẹ fún wọn lẹ̀ bàbá wa ní Ṣàngó bàbá ní Yorùbá bàbá wa òun ló sọ pé ká má gbé sí ẹ̀rẹ́ akọ̀ tí wọ́n lẹ́rí Yorùbá ẹ má ẹ fẹ́ dógún ẹ̀sìn lẹ̀ ẹ má gbé ilẹ̀ sẹ́lẹ̀ Haúsá níbí ni ilẹ̀ Yorùbá níbí kìí ṣèlú ẹ̀sìn ẹ má gbé kíní kan ẹ má gbé kíní kan ẹ má òun ló ń sú àwọn èèyàn sí court nítorí àwọn christian àti nítorí àwọn olóòsà ó wá lọ sí church wọ́n sì bẹ̀rẹ̀ orin nù kíní by my side by my side táwọn christian mọ́ nǹkan yẹn wà lẹ́wọ̀n ìnájọ́ kan kódò ló dálẹ̀ òun ló bẹ̀rẹ̀ pé ah olórin kan bóun sí ń bọ̀ òun wọ́n rónú orin kan kíní kan bó sì bẹ̀rẹ̀ ní gbogbo wọn sí báyìí kúnlẹ̀ mi rẹ̀ ìdọ̀bálẹ̀ mi kíní by my side by my side bó ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ sọ̀sọ̀kúsọ̀ ní ẹ̀ nínú ọ̀sọ̀kúsọ̀ tó wá sọ mẹ́rin tó yẹ kí èyàn pẹ̀ àwọn ìlàkíyèsí lórí ẹ̀sìn òun ni wípé ẹ gbogbo wa náà ẹ̀sìn kan ní àǹsìn ṣúf hádàl kúfùr ẹ̀sìn kan náà láǹsìn ọlọ́run kan náà láǹsìn kíni ó là ń jọ́sìn fún fàhádà fi ghayatin minal kúfùr wa zandaka ṣe báyìí àbí so ó tún sọ àwọn ọ̀sọ̀kúsọ̀ ń bẹ́ẹ̀ bàbá tó jẹ́ pásítọ̀ náà ó ní ẹni ọlọ́run ni wọ́n ẹn eh, kìníkan kìníkan ló bẹ̀rẹ̀ sí ẹn eh, ìgbàwó ìntí ìgbà ó sàbẹ̀rẹ̀ sí ni mọ́ sọ ìsọkúsọ láwọn ọ̀rọ̀ tó ṣe pé táwọn èèyàn wá bá rí gan ẹlòmíì tẹ́ ti ń sọ fún láti ṣọ́bí kó ká lọ church tí ò fẹ́ lọ tẹ́lẹ̀ tó bá kútọ́ máa fìlẹ̀ ìfún wọn ni sì bá fa yín ni wà lẹ́wọ́n ló bẹ̀rẹ̀ sí ni mọ́ lọ church lọ́la fa aina al-iman fa aina al-islam tó bá jẹ́ kí bóyá lóòótọ́ ni tó ń kí ni reason christianity ti wà kánibà muhammad tó dé sallallahu alaihi wasallam tó bá jẹ́ ojú ọ̀nà ni tó bá sì rí mé lójú ọ̀nà ni kí ni ìdí tọ́lọ̀ ìtumọ̀ yí tó ń sọ nìyẹn o kí ni ìdí gan tọ́lọ̀ fún ara nàbí wa bí kókàn dà nǹkan wú nínà ṣe bá yàbí àwọn yẹn ti ń ṣe christianity wọn lọ jẹ́jẹ́ wọn wọ́n ti ń ṣe òsà wọn lọ jẹ́jẹ́ wọn ànẹ́bí wa dé látara bẹ́ẹ̀ ogun ṣẹlẹ̀ ogun badru ó ṣẹlẹ̀ ogun ohudu ṣẹlẹ̀ ahazabu ṣẹlẹ̀ hondaku ṣẹlẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ogun tó ṣẹlẹ̀ fatu maka kó tó wá di pé àwọn ogun ńláńlá àwọn tán fi gbàlú àwọn kòfàr ìtumẹ̀ ní pé in tó ń sọ ní pé ọlọ́ọ̀bá ló dá wàhálà alẹ́ sí wa láàrin o because tó ẹkẹ́ bí abẹ̀ ní kí nìdí tó tún sọ pé kí anẹ́bùwa muhammadu tún alaihi wasallam in tó ń sọ ní ẹ ọ̀rọ̀ yìí wá ní ó kàdà wá tún subhanahu wa ta'ala so ambi allah subhanahu wa ta'ala kó dáhùn kó sọ ẹ̀sìn wa fún wa so kí náà ń pè wallahi ó jẹ́ nǹkan tó ṣe pé tí yóò bá ní ìmọ̀ nípa rẹ̀ nǹkan ó ṣèyàn kódà mẹ́wàá ni ó ṣèyàn kìkín sí yọ̀kan mẹ́wàá ni ó ṣèyàn ẹ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ẹ nímọ̀ nípa ẹ̀sìn wa so that àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe àgbákò tí wọ́n dẹ̀ ń ṣaburú ọwọ́ wọn ní tẹ̀ ọ́ àbí Allah wa ta'ala kó ṣe rán fẹ́ nípa so ṣàfáà yìí wá ní eh, tó jẹ́ títí áhẹ́rọ̀ yìí a ṣe àlàyé rẹ̀ ní ìjòkó هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته